we shall take the title of the message. And the prayers. From the book of Isaiah. Isaiah chapter forty-five. Isaiah, orí karùndínní àádọ́ta. I read verse three. We shall take the topic of our message. And the topic of the rest of our prayers. Àti àkórí ìyókù àdúrà wa. From that wonderful verse of scripture. Láti inú ẹsẹ̀ tó lárin. In Isaiah chapter forty-five. Isaiah orí karùndínní àádọ́ta. Verse three. Ẹsẹ̀ ìkẹta. Isaiah forty-five three. Orí ìkarùndínní àádọ́ta ẹsẹ̀ ìkẹta. We're talking about possessing the treasures of darkness. A ó máa sọ̀rọ̀ nípa gbígba àwọn ìṣúra òkùnkùn. Isaiah forty five three. Ìwé Àìsáyà orí karùndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹta. Are we there, beloved? Ṣé a ti ṣíbẹ̀ ara? Maybe we should read from verse two. Bóyá ká kókó kà láti ẹsẹ̀ ìkejì. To put it into more context. Ó ba lè yé wa dáadáa. I will go before thee. Èmi ó lọ síwájú rẹ. And make the crooked places straight. Èmi ó sì sọ ibi wíwọ́ wọn nì di títọ́. I will break in pieces. Èmi ó fọ́. The gates of brass. Ilẹ̀kùn idẹ wọn nì tútú. And cut in sunder. Èmi ó sì ké. The bars of iron. Ọ̀já irin sí méjì. When all those ones have been done. nígbà tí àwọn yẹn bá ti wá ṣe tán. verse three follows. ẹsẹ̀ ìkẹta. and I will give thee. èmi ó sì fi. the treasures of darkness. ìṣúra òkùnkùn fún ọ. and hidden riches of secret places. àti ọ̀rọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀. that thou mayest know that I the Lord which called thee by thy name am the God of Israel. kí ìwọ lè mọ̀ pé èmi olúwa tí ó pè ọ́ lé orúkọ rẹ ni ọlọ́run Ísírẹ́lì. look at verse three again. ẹ ká tún wo ẹsẹ̀ ìkẹta yẹn. I will give thee. èmi ó sì fi. the treasures of darkness. ìṣúra òkùnkùn fún ọ. and hidden riches of secret places. àti ọrọ̀ tí a pamọ́ ní ibi ìkọ̀kọ̀. this is a very profound verse in scripture. Ẹsẹ̀ tó tayọ nínú ìwé mímọ́ leléyìí jẹ́. And the verse is loaded with many things. Ẹsẹ̀ ọ̀hún ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀. Let me just outline them one by one. Ẹ jẹ́ kí n mẹ́nu bà lọ́kọ̀ọ̀kan. Number one. Ìkíní. God has treasures. Ọlọ́run ní ìṣúra. And what a wonderful thing it is. For any man or woman to have access to those treasures. Blessed is the man or the woman. Who possesses the treasures of God. Number two. God has hidden riches. Ọlọ́run ní ọrọ̀ tí ó pamọ́ in secret places. Ní àwọn ibi ìkọ̀kọ̀. And what a wonderful thing it is. Ohun tó dára sí ni. For God to open your eyes to see those hidden riches in secret places. Fún Ọlọ́run láti là ọ́ lójú kó o bá lè rí àwọn ohun ìkọ̀ ohun ìṣúra tó pamọ́ ọ̀rọ̀ tó pamọ́ níbi ìkọ̀kọ̀. It means that for your life to move forward. Ó túmọ̀ sí pé kí ayé rẹ ó bá lè tẹ̀síwájú. You need some secrets from God. O nílò àwọn àṣírí kan láti ọ̀dọ̀ Ọlọ́run. There are some information you require from the Almighty. Àwọn ìwádìí kan wà tó nílò látọ̀dọ̀ Ọlọ́run ọ̀gá ògo. It means that there are riches still hidden that we don't have access to. O túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ kan yìí pamọ́ tí a ò tí ì ní. Three. Ìkẹta. That we pick from this passage. Tí a mú láti inú ẹsẹ̀ yìí. That the treasures of God are hidden in darkness. Òun ni pé àwọn ìṣúra ti Ọlọ́run wọ́n farasin nínú òkùnkùn. By saying they are hidden in darkness. Nípa wípé wọ́n farasin nínú òkùnkùn. It means You don't see them until they are brought to light. Ó túmọ̀ sí pé bí kò bá ṣe pé a tan ìmọ́lẹ̀ sí wọn, wọn ò lè di rírí. It's like you see a bank billion van. Ó dàbí ẹni tó rí ọkọ̀ tí wọ́n fi ń gbówó lọ ilé ìfowópamọ́ ni. Seeing it, you cannot tell how much is inside or what is inside. Nígbà tá a bá rí a ò lè sọ ohun tó ń bẹ nínú rẹ̀ àbí iye tó ń bẹ nínú rẹ̀. But then there is something inside. Ìgbóhùn kan wà nínú rẹ̀. It's just like that. It's there. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. But you can't see it yet. Ó wà ń bẹ̀ ṣùgbọ́n a ò tí ì lè rí. The fifth thing you should notice from this passage. Is that the Bible talks about treasures plural. Bíbélì ń sọ̀rọ̀ nípa àwọn ìṣúra. Treasures. Àwọn ìṣúra. It's not just one. Kì í ṣe ìṣúra kan ṣo. Treasures. Àwọn ìṣúra. It means that the source of it can never be expended. Ó túmọ̀ sí pé orísun rẹ̀ kò lè gbẹ. It is more than sufficient. Ó tó ó sì ṣẹ́kù. Would to God that he will open his treasures to thousands of us who are here this day. Ọlọ́run ìbàjẹ́ sí àwọn ìṣúra rẹ̀ sí ẹgbẹgbẹ̀rún wa tó ń bẹ níyìn lónìí. And then you and your generation will never smell poverty. Nígbà yẹn ìwọ àti ìran rẹ ò ní gbòòrùn ẹ ò sì ní mọ ìṣẹ́ mọ́. Would to God that you open these treasures and you will see it. Ọlọ́run ìbàjẹ́ sí àwọn ìtura wọ̀nyí kó o sì rí. And you will be a different person entirely. Ó sì di ènìyàn ọ̀tọ̀ pátápátá. Number six that you can pick from this passage. Ohun ìkẹfà tá a lè rí mú jáde nínú ẹsẹ̀ yìí. That there are some riches that are stored in secret places. Òun ni pé àwọn ọ̀rọ̀ kan wà tá a fi pamọ́ sí àwọn ibi ìkọ̀kọ̀. No matter how rich anybody is on earth now. God is saying there are still some riches that He has kept in secret places that people don't know about. Bó ti wù kí ènìyàn jẹ́ ọlọ́rọ̀ tó nílé ayé yìí báyìí, Ọlọ́run yìí wípé àwọn ìṣúra àti ọrọ̀ kan wà tó ń fi pamọ́ sí àwọn ibi kọ̀kọ̀ tẹ́nìkan ò mọ̀. The seventh thing you can pick from this passage. Ohun ìkeje táwọn ìmú jáde nínú ẹsẹ̀ yìí. Is that these riches of secret places. Wípé àwọn ọrọ̀ ibi ìkọ̀kọ̀ yìí. They surpass all earthly wealth. Wọ́n tayọ gbogbo ọ̀rọ̀ ayé. They surpass all earthly wealth. Wọ́n ju gbogbo ọ̀rọ̀ ayé lọ. The seventh thing you need to pick. Ohun òmíràn tá a tún mú jáde. From this passage. Nínú ẹsẹ̀ yìí. That God has hidden these treasures. Òun ni pé Ọlọ́run ti fi àwọn ìṣúra wọ̀nyí pamọ́. Not for himself. Kì í ṣe fún lílo ara rẹ̀. But for our benefit. Bí kò ṣe fún àǹfààní tiwa. For our benefit. Fún àǹfààní tiwa. And I pray. Mo sì gbàdúrà. That you shall be a beneficiary. Ṣé ó jẹ́ alábàápín? In the name of Jesus. Nínú rẹ̀ lórúkọ Jésù. The thing you pick from this passage. Ohun ìkẹjọ tá ò rí mú jáde nínú ẹsẹ̀ yìí. Is that God will reveal these secrets to his people who seek for it. ni pé ọlọ́run yóò fi àwọn ọ̀rọ̀ wọ̀nyí hàn fún àwọn ènìyàn rẹ̀ tó wá. will reveal it to them. Yóò fi hàn fún wọn. To those whom he has called. Fún àwọn ènìyàn rẹ̀ tó ti pè. The ninth thing you can pick from this passage. Ohun ìkẹsàn-án táwọn rí mi jáde nínú ẹsẹ̀ yìí. Is that we need to obtain. Ni pé a nílò láti gba. This blessed secrets. Àwọn àṣírí alábùkún fún yíwọ̀n yìí. For our lives to move forward. Kí ayé wa ó ba lè tẹ̀síwájú. I want you to understand. Mo fẹ́ kí ó yé wa. That treasures are never found in the surface. Pé àwọn ìṣúra a kì í rí lókè. If you want oil, gold, you dig deep. Ẹni bá ń wá wúrà tàbí tó ń wá epo rọ̀bì yóò gbẹ́lẹ̀ jìn Only the God who has hidden these treasures can specify their locations. Ọlọ́run tó fi àwọn ọ̀rọ̀ wọ̀nyí pamọ́ náà ló lè sọ ibi tí wọ́n wà. The book of Daniel chapter two verse twenty-two tells us. Ìwé Daniel orí kejì ẹsẹ̀ ìkejìlélógún wí fún wa. That He revealed what is in darkness. Ọlọ́run a máa fi ohun tó ń bẹ nínú òkùnkùn. He knows what is in secret. Ó mọ ohun tó ń bẹ nínú ìkọ̀kọ̀. He reveals deep and secret things. Ó ń fi ohun ìjìnlẹ̀ àti ohun àṣírí hàn. He knows what is in darkness. Ó mọ ohun tó ń bẹ lókùnkùn. I want you to understand this. Mo fẹ́ kí eléyìí òye wa. Only God. Ọlọ́run nìkan ṣoṣo. Knows what will later become a treasure to you ló mọ ohun tí yóò wá di ohun ìṣúra fún ọ lọ́jọ́ iwájú. Take the case of Abraham and Lot. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Abraham àti Lot. Lot was in a prosperous place very good vegetative area. Lot, ó mú ibi tí ilẹ̀ rẹ̀ lọ́ra ibi tó dára ibi tó ṣe rere. And he picked that place. Ó sì mú bẹ̀ yẹn. While Father Abraham picked the dry barren places. Bàbá Abraham ó sì mú àwọn aṣálẹ̀ àwọn ibi tó jọ pé ó yàgàn. And to onlookers, it will look, to look as if Abraham was a fool. Tí gbogbo àwọn tó ń wò wọ́n wá máa wò ó pé ó dàbí pé Ábúráhámù yìí gọ̀ o. But later, what Lot picked ṣùgbọ́n ohun tí lọ́ọ̀tì mú ló pe gbogbo. was Sodom and Gomorrah. ló di Sodomu àti Gomorrah. which eventually became a great disaster. tó wá di àjálù ńlá. it also became an investment tragedy. Ó sì wá jẹ́ òwò tó forí ṣọpọ́n. I want you to understand what I'm trying to tell you this morning. Mo fẹ́ kí ọ̀rọ̀ tí mò ń gbìyànjú láti sọ lówùúrọ̀ ìkóyè. Where an unbeliever will go. Ibi tí aláìgbàgbọ́ yóò lọ. And fail to see the profit there tí kò sì ní rí èrè jẹ níbẹ̀. when God has revealed the treasures of heaven to you. nígbà tí Ọlọ́run bá ti fi àwọn ìṣúra àwọn fún wọn. and he has shown you the riches in secret places. tó sì ti fi àwọn ọ̀rọ̀ tó ń bẹ níbi òkùnkùn àti ibi ìkọ̀kọ̀ you will be able to plug into it and bring treasure out of it. ìwọ lè débẹ̀ ó sì lè mú ìṣúra jáde nínú rẹ̀. where others have they've overlooked. Ibi tí àwọn ẹlòmíràn ti fojú fò dá. And they see no profit there at all. Wọ́n sì rí pé kò séré ń bẹ̀. You will go there. Ìwọ wà débẹ̀. Because you have access. Nítorí pé ìwọ ní àyè. To the treasures of heaven and to the riches in secret places. Sí àwọn ìṣúra ọrùn àti àwọn ọ̀rọ̀ tó ń bẹ níbi ìkọ̀kọ̀. You'll be able to locate it. O lè wá rí. This is where we need prayers today. A long time ago, one man was reading from the book of Exodus, chapter 2, verse 3. lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ọkùnrin kan ń ka ẹ́sọ́dù orí kejì ẹsẹ̀ ìkẹta. by that time this man was not rich at all. nígbà yẹn lọ́hùn ọkùnrin kò lọ́rọ̀. but as he read Exodus two three. ìmọ̀ bó ti ń ka ẹ́sọ́dù orí kejì ẹsẹ̀ ìkẹta. he read that they used slime and pitch to cover the basket carrying baby Moses. ó pé wọ́n lo amọ̀ àti ọ̀dà láti fi bo ohun tí wọ́n gbé Mósè sí nígbà tó wà lọ́mọ ọwọ́. Then it clicked in his head. Ó wá rò wò. So they could get slime and pitch. Pé tí wọ́n bá lè lo ọ̀dà àti amọ̀. In Egypt that time that they put Moses in the basket. Ní Egypt lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n gbé Mose sínú apẹ̀rẹ̀. Then it must mean that there must be oil in that area. Ó túmọ̀ sí pé epo rọ̀bì gbọ́dọ̀ wà ládùúgbò yẹn nìyẹn. so he went to the egyptian government. nítorí náà wàá tọ àwọn ìjọba ilẹ̀ egypt lọ. God gave him the treasure. ọlọ́run ló fún un ní ìṣúra náà. it is a very horrible thing beloved. ohun tó burú jáì ní ara. to be blind to your treasures. kí ènìyàn pọ́jú sí ìṣúra rẹ̀. and to be ignorant of your hidden riches. We need to pray, beloved. There is no reason why believers should be poor. Kò sí ìdí kan tí onígbàgbọ́ fi gbọ́dọ̀ ya òtòṣì. There is no reason why the believers should not be the best wherever they are. Kò sí ìdí tí àwọn onígbàgbọ́ fi gbọ́dọ̀ jẹ́ ẹni tó dáa jùlọ ní gbogbo ibi tí wọ́n bá wà. There is no reason why believers should not be the landlords of ninety-nine percent of the houses in this country. Kò sí ìdí tí kò fi gbọ́dọ̀ jẹ́ àwọn onígbàgbọ́ ló ní àwọn ilé tó pọ̀ jùlọ nínú gbogbo ilé lórílẹ̀-èdè. If we ask for these treasures of darkness. Bí a bá béèrè fún àwọn ìṣúra òkùnkùn. And I will give thee the treasures of darkness, he says. Yóò sì fi ìṣúra òkùnkùn fún ọ. And hidden riches of secret places. Àti ọ̀rọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀. Reminds me about the diamond field story. Ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ Danfield. Diamond, diamond field. Oko pápá diamond. A demand the, the largest consignment of diamond in the world. Ibi diamond tí òkúta diamond pọ̀ sí ní àgbáyé. Used to belong to a man who tried to use it for farming. Ó jẹ́ ti ọkùnrin kan tó fẹ́ lo ilẹ̀ òun láti dáko. And he farmed and farmed and farmed that the things were not nothing was doing well there. Ó ṣeṣẹ́ àgbò títí títí ó sì rí páwọn nǹkan òwú ń bẹ̀. He now sold the land to somebody else. Ó wá ta ilẹ̀ ọ̀hún fẹ́ lòmíràn. To go and look for diamond. Kó ń ba lè lọ fowó rẹ̀ wá òkúta diamond. Only for the person that they sold the land to, to discover that the whole of the land was on diamond. Ẹni tó wá ta ilẹ̀ fún wá rí i pé gbogbo ilẹ̀ ọ̀hún pàápàá diamond ló kú bẹ́ẹ̀. Here was a man who was sitting on his wealth. Ọkùnrin kan rèé tó jókòó lé ọrọ̀ rẹ̀. But he was blind to it. Ṣùgbọ́n ojú rẹ̀ fọ́ sí ọ̀rọ̀ náà. Blind to it. Ojú rẹ̀ fọ́ sí ọ̀rọ̀ náà. One of the most prosperous bus services in this Nigeria. Lára àwọn ọkọ̀ èrò tó ń ṣe dáadáa jùlọ lórílẹ̀‐èdè Was started by a trader. Oníṣòwò kan ló bẹ̀rẹ̀ rẹ̀. Who found that when his customers come to Lagos to buy things, they wait two days, three days before they can go back home. Torí pé àwọn tó máa ń bá òun rajà tí wọ́n bá wá sẹ́kọ̀ọ́ wọn á máa dúró ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kan tó lè padà lọ síbi tí wọ́n ti wá. He now bought two buses. Ó bá ra ọkọ̀ èrò méjì. Put it on the road. Ó gbé e sójú ọ̀nà. And it has become one of the best bus services in this nation. Lónìí, ó ti wá di ọ̀kan nínú àwọn ọkọ̀ èrò tó ṣe rere jùlọ lórílẹ̀-èdè yìí. Treasures. Ìṣúra. Treasures. Ìṣúra hidden riches. ọ̀rọ̀ tí ó pamọ́. in secret places. níbi ìkọ̀kọ̀. I know of another fellow. Ó tún mọ ọkùnrin kan, a believer. Onígbàgbọ́. He prayed this kind of prayer. Ó gba irú àdúrà yìí. And he kept hearing the word. Ó ti bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ kan. Dustbin. Akitan. Dustbin. Akitan. Dustbin. Akitan. It took time for him to understand. Ó pẹ́ kọ́rọ̀ ó tó yé. All of a sudden. Lójijì. It clicked. Ó wá in his memory. Nínú ọpọlọ rẹ̀. It clicked in his spirit man. Ó dúró dédé nínú ẹ̀mí rẹ̀. It clicked in his brain. Ó dúró nínú ọpọlọ rẹ̀. And he began to manufacture dustbin dustbin bags. Ó sì bẹ̀rẹ̀ sí í ṣe àwọn ohun tí wọ́n máa kó ilẹ̀ sí. That's how he became rich. Ó ṣe di ọlọ́rọ̀ nìyẹn. I pray. Mo gbàdúrà. That your eyes will open. Ṣé ojú rẹ̀ yóò là? To your treasure in the name of Jesus. it will open in the name of Jesus. It also reminds me of the story of that teacher. The principal of a school. By the time the month will run to an end. She will have been in debt. And she had a master's in education. Ó sì kẹ́kọ̀ọ́ gboyè méjì. It got so bad. Nípa ọmọléwé. She began to borrow from junior teachers. One day she got angry. And prayed some prayers. Oh God, I'm not supposed to be like this. I want to move forward. And the Lord spoke to her. Say daughter. Ọmọ mi. What is at the back of your garden? Kí ló ń bẹ lẹ́ńkùlé ọgbà rẹ̀? Is there marshy land, empty land? Ìrà àkún tó ṣòfò tí o sì ń kankan bẹ̀ ni. The Lord says, daughter. Olùwàlẹ́ ọmọ mi. You want to prosper? O fẹ́ ṣe rere. Begin to plant vegetables. Bẹ̀rẹ̀ sí gbin ẹ̀fọ́. Vegetable? Obìnrin bá ní ẹ̀fọ́. Me? àdúrú mi. masters in education. mo kẹ́kọ̀ọ́ gboyè kejì nínú ẹ̀kọ́. I bind that voice. mo gbé ohun tó ń bá mi sọ̀rọ̀ yẹn dè. The Holy Spirit said, You cannot bind me. Ẹ̀mọ́ oh, He started to plant the vegetables. It was as if the whole city was waiting for a vegetable to come. Níṣẹ́ ló dàbí And anytime she brought her vegetable to the market. E, until she has finished selling, no one sells. Fóun bá ta tiẹ̀ tán ẹnìkan kò lè rọ́jà tà. This woman who used to be in debt built her first house in twelve months. Obìnrin tó máa ń jẹ gbèsè yìí láàárín oṣù méjìlá ó kọ́ ilé àkọ́kọ́. I pray again that the Lord will open your eyes to your treasures. Òtún gbàdúrà pé Olúwa yóò la ojú rẹ sí àwọn ìṣúra rẹ. In the name of Jesus. I remember the story of our sister. Mo rántí ọ̀rọ̀ arábìnrin kan náà. The whole of their environment was saturated with businesses. Gbogbo àdúgbò wọn ó kún fún onírúurú ilé ìṣòwò. She asked questions. Wá béèrè béèrè. And the Lord said, You too begin to sell soft drinks. Olúwa wa ni ìwọ náà bẹ̀rẹ̀ sí ta ẹlẹ́rìn dòdò. Say but Lord this one is selling soft drink that one is selling soft drink that everybody is selling soft drinks. Olúwa eléyìí ń ta ẹlẹ́rìn dòdò tọ̀ òun ta òun tí gbogbo wọn ń tà nìyí. The Lord said I will show you a treasure. Olúwa ni wọ́n fi ìṣúra kan hàn. The Lord said When you start selling your soft drinks. Ṣé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ta ẹlẹ́rìndòdò tirẹ̀? Start giving them free straw with each bottle. Máa fún wọn ní pàpẹ́ tí wọ́n máa fi mú lẹ́yọ kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Because of straw. Nítorí pẹ̀pẹ́ tó ń fún wọn yìí. All the other customers converge on her. Gbogbo àwọn alábàárà yòókù wọ́n bá yà sọ́dọ̀ rẹ̀. Straw. Nítorí pẹ̀pẹ́ tí wọ́n máa fi mú. Beloved. Ara. I don't know what your business is that you are doing. N ò mọ irú òwò tí ìwọ But God can show you something that will make your business better. God can show you a treasure. That will put you at the edge and not at the tail. Tí yóò gbé ọ débi orí, o yóò sì wà níbi irù. Peter fished all night and caught nothing. Pétérù ń dẹ́dùn ní gbogbo òru kò sì rí nǹkan kan mú. As the treasure was in the sea there. Ṣùgbọ́n ìtura rẹ̀ ó ń bẹ nínú òkun bẹ̀. But he could not catch it. Kò sì lè rí mú. Until Jesus came. Àgbègbè àti Jésù dé. Put that net by the right hand side. Da àwòrán rẹ̀ sí apá ọ̀tún. Throw it down. Dà á sí apá ọ̀tún. Peter was now directed to his treasure in the sea. Àwa tọ́ Pétérù sí ibi tó yẹ kí ìṣúra rẹ̀ wà nínú. I pray that the Lord would direct you to your treasure in the name of Jesus. Pàtàkì ayé sọ sọ́nà ibi ìṣúra rẹ̀ lórúkọ Jésù. After another time, God asked the Lord asked Peter. Nígbà mìíràn Olúwa béèrè Olúwa wí fún Pétérù. When they were asking money for tax. Nígbà tí wọ́n ń béèrè owó orí lọ́wọ́ wọn. Say go. Pé lọ. Catch fish. Mọ ẹja. The first one that comes up. Èyí àkọ́kọ́ tó bá rí mú. Open the mouth la ẹnu whatever you find in the mouth. ohun tó o bá rí bẹ̀. use it to pay. lọ fi san owó orí. and Peter went. Pétérù sì lọ. did what looked like a foolish thing. ó sì ṣe ohun tó jọ ìwà òpè. cut the fish. ó mú ẹja. open the mouth ó la ẹnu ìkíní. gold coin inside. owó wúrà ó sì wà níbẹ̀. with which they paid their tax. wọ́n sì fi san owó orí. the treasure was there all the while. ìṣúra náà ó wà níbẹ̀. was there all the while. ó wà níbẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú. reminds me of a funny story when we were in primary school. jẹ́ kí n rántí ọ̀rọ̀ kan tó pani lẹ́rìn-ín nígbà wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. very funny story. ọ̀rọ̀ náà ó pani lẹ́rìn-ín. That time they used to sell this okrika or second hand dresses one naira one naira fifty kobo. Nígbà yẹn lọ wọ́n yìí máa ń ta àwọn aṣọ àwọ̀kù àwọn bọ́tíkọ́nà ní náírà kan náírà kan àbọ̀. That we use even fifty kobo one is available that time. Aláàdọ́ta kọ́bọ̀ wà ńgbà yẹn lọ́hùn náà. This fellow bought okrika shirt. Ẹni yìí ra ẹ̀wù okrika yìí. And trouser. Àti ṣòkòtò. At a total of two naira. Náírà méjì ló fi rà. And took it home ó sì gbé lọ ó kó lọlé. when he got home before he, wore the thing. nígbà tó délé kó tó wọ̀. he was searching the pocket. ó ń wo àpò rẹ̀. and to his amusement. sí ìyàlẹ́nu rẹ̀. he found dollars. ó bá owó dọ́là ń bẹ̀. By the time he exchanged the dollars. Nígbà tó lọ ṣẹ́ dọ́là o. It was sixteen thousand naira. Ó jẹ́ ọgọ́ ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà. At that time. Nígbà yẹn lọ́hùn lọ́hùn. Now. you see. Not that I'm asking you to go and buy okrika. Yìí ṣe pé mo ní kẹ́ ẹ lọ ra I'm just telling you samples. So, sọ àwọn àpẹẹrẹ. Of what God can do to turn somebody's. I ohun tí Ọlọ́run lè ṣe láti yí ayé ẹni padà. Of course he went back to the market. Ó padà lọ And said I found money in the pocket of this thing. Ó ní mo rí owó nínú The seller said you dey craze. Àwọn tó ń tajà ní orí The money for where? Ibo lo ti rówó? Inside the pocket here. Lápò aṣọ tó rà. I don't know. Maybe it was the white man who sold the clothes. Bóyá aláwọ̀ funfun tó ní aṣọ yẹn tó tó tà á dànù. I forgot the money there. Ló gbàgbé owó síbẹ̀. But it had become treasure for another person. Ṣùgbọ́n ó ti di ìṣúra fẹ́ lòmíràn. May God give you. Kí Olúwa ó fi fún ọ. That little idea. Ìtọ́ni kékeré náà that will catapult your destiny forward. yóò yí àyànmọ́ rẹ padà débi iwájú. May God show you. Kí Olúwa ó fi hàn ọ́. That little discovery. Ìwádìí kékeré that will bring you millions and billions. Tí yóò mú ẹgbẹẹgbẹ̀rún àti ọ̀gọ̀rọ̀ owó abọ́. May your angel of blessing. Kí áńgẹ́lì ìbùkún rẹ. Never pass you by. Kó má ṣe pọ̀ dá. Let your amen be loud and clear. Kí àgbẹ̀rẹ̀ orin lẹ̀. What am I standing here this morning? It is possible for you to stand before your treasure and not recognize it. Ó It is possible for you to sit upon a gold mine and you start looking for gold in dry places tó sì tún bẹ̀rẹ̀ sí máa wá wúrà kiri níbi it is possible for you to, to quarrel and fight with the person who will lead you to your hidden riches. ó ṣeé ṣe fún ènìyàn láti bá ẹni tí ó ń sọ́nà lọ síbi tí ọ̀rọ̀ rẹ̀ tó pamọ́ wà. it is possible that as you are sitting down lis ten to me now it is possible that you might have abandoned the project of your treasures. ó ṣeé ṣe pé o ti jókòó tó ń tẹ́tí gbọ́ mi kó o ti pa iṣẹ́ tí yóò mú ìṣúra rẹ wá fún ọtí. It is possible for somebody to have an evil diversion away from your treasure. Ó ṣeé ṣe kí wọ́n ṣe ènìyàn lọ́nà kúrò níbi ìṣúra rẹ̀. It is possible that your place of hidden riches might be completely unattractive to you. Ó ṣeé ṣe kí ibi ọrọ̀ rẹ tó pamọ́ kó má panimọ́ra sí ọ rárá. It is possible that what you are doing now does not contain your treasure at all. Ó ṣeé ṣe kí ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí ìṣúra rẹ ó má sí inú rẹ̀. It is possible to throw your net into the wrong part of the sea of life and catch nothing. Ó ṣeé ṣe kí ènìyàn dá àwọn rẹ̀ sí apá ibi tí kò lè rí nǹkan kan mú nínú agbami ayé kó sì má mú nǹkan kan. I want you to understand this. Mo fẹ́ kó yé yín. I used to have a friend many years ago. Ó ní ọ̀rẹ́ kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. And the Lord told this lady a strange thing. Olúwa sì sọ ohun àjèjì kan fún arábìnrin ọ̀hún. The Lord told the lady. Olúwa wí fún arábìnrin náà my daughter. Ọmọ mi. There are many people who want to marry you now. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tí wọ́n fẹ́ fẹ́ ọ báyìí o. Say, but your husband when he comes. ṣùgbọ́n ọkọ rẹ nígbà tó bá wá. will hardly be able to afford bathroom slippers. bathroom slippers. agbára káká ni ó fi wọ bàtà tí wọ́n ń wọ̀ lọ léwẹ̀. but my touch is upon his life. ṣùgbọ́n ìbọwọ́kàn mi ń bẹ lórí ayé rẹ̀. marry him. fẹ́ o. because he is a treasure nítorí òun ni ìṣúra. later. bó bá yá. you will be richer than all those ones who are coming to you. yóò lọ́rọ̀ ju gbogbo àwọn tó kọ́ wá dẹnu kọ́ yìí lọ. and people were wanted to marry and many of them. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì fẹ́ fẹ́ arábìnrin wọn sì ń wá. the one the one that had the smallest car in those days had a mercedes benz. nígbà yẹn lọ́hùn-ún ẹni tó ní ọkọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó kéré jù ó ní ọ̀bọ̀kún ọlọ́yẹ. then one this brother now came. lọ́jọ́ kan arákùnrin ìbá dé. You so wash and rewash his clothes all the time. tó jẹ́ aṣọ kan náà ló máa ń tún fọ̀ ní gbogbo ìgbà kó bá lè máa wọ̀ ọ́. and on underneath his shoe was a big map of Africa. lábẹ́ ìsàlẹ̀ bàtà rẹ̀ ó ti ó ti fara pa jọjọ. and that's the one she married. ẹni tó sì fẹ́ náà nìyẹn. the initial stages of the marriage was terrible. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbéyàwó wọn kò fara rọ. They couldn't pay school fees. Many things were wrong. But as I'm talking to you now. The sister has a minimum of seven houses. And the Lord has blessed them. Your treasure. Ìṣúra rẹ is something the enemy wants to hide from you. But if you pray the kind of prayer as put forward in Isaiah chapter forty-five verse three. Something will click in your brain this month. And all of a sudden the Lord will open doors unto you. Some people were retired from work compulsorily. Wọ́n fi tipátipá fẹ̀yìn àwọn kan tì There was one brother who was retired. And he was at loss on what to do. Kò sì mọ some prayers. And the Lord said. My son. Go and buy a table tennis court. And begin to hire it out. kò sì jẹ́ káwọn ènìyàn máa fi ṣeré. That's all he did. Ohun tó ṣe nìyẹn. All the young men, young girls just flocked there to play table tennis. Gbogbo àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin ládùúgbò wọ́n bẹ̀rẹ̀ sí wá ṣeré ńbẹ̀. And he was charging fees. Ó sì ń gba owó díẹ̀díẹ̀ lọ́wọ́ wọn. Within a short time, beloved. Láàárín ìgbà kékeré. He prospered ti ṣe rere. I pray once again. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí. That the Lord will open your eyes. Ṣé Olúwa yóò là ọ́ lójú? To your hidden treasures. Sí ọ̀rọ̀ àwọn ìlú àrẹ tó pamọ́. In the name of Jesus. Orúkọ How do you possess your hidden treasures? Báwo la ó ṣe gba àwọn ọ̀rọ̀ tó pamọ́ wọ̀nyí? There are five steps. Ìgbésẹ̀ márùn-ún ni. Number one. Èkíní. Surrender your life to Jesus. Fi ayé rẹ fún Jésù. Complete surrender. Pátápátá. Don't Fight with the Lord in any area of your life. Má ṣe bá Olúwa jà ní agbègbè kankan nínú ayé rẹ. Surrender completely. Jọ̀wọ́ ara rẹ pátápátá. The Bible says if there be any iniquity in your life. Bẹ́ẹ̀ni wípé bí àìṣedédé kan bá ń bẹ nínú ayé rẹ. take it far away from you. Mú jìnnà rere kúrò lọ́dọ̀ rẹ. Surrender your life to Jesus. Fi ayé rẹ fún Jésù. Number two. Ìgbésẹ̀ kejì. Allow the Holy Spirit to purge you. Fi àyè gba ẹ̀mí mímọ́ láti wẹ̀ ọ́ mọ́. Allow the Holy Spirit to purge you. Fi àyè gba ẹ̀mí mímọ́ láti fọ̀ ọ́ mọ́. So that you will be well positioned to know what God wants you to get. Kó bá lè wà ní ipò tó yẹ láti mọ ohun tí Ọlọ́run fẹ́ fún ọ. Number three. Ìkẹta. Is to pray inquiry prayers. Gba àwọn àdúrà ìwádìí. Inquiry prayers. Àwọn àdúrà ìwádìí. And Lord. Olúwa. to know where to throw my net. Mo fẹ́ mọ ibi tí wọ́n da àwọn mi sí. In the ocean of life. Nínú agbami ayé. Number four. Ìkẹrin. Is to break the gates of brass. Láti fọ́ àwọn ilẹ̀kùn idẹ. And cause the bars of iron asunder. Kò sì gé àwọn ọ̀pá ìdábù irin. What do we mean by that one? Kí ni ìtumọ̀ eléyìí? It means ensure that your deliverance is complete. Ó túmọ̀ sí pé kó o rí dájú pé ìtúsílẹ̀ rẹ ó pé. Break the gates of brass. Fọ́ àwọn ẹnu ọ̀nà idẹ. Cut the bars of iron asunder. Àti ọ̀pá ìdábù irin. Of course, you know that the bars of iron is to make it more difficult to open the gates of brass. dájúdájú a mọ̀ pé àwọn ọ̀pá ìdábùú irin wọ́n wà ńbẹ̀ láti rí i pé yóò nira láti lè fọ́ àwọn ilẹ̀kùn idẹ. and the fifth one. ìkarùn. pray the psalmist prayer. gba àdúrà onísáàmù. which says. wípé. open my eyes o lord. là mí lójú olúwa. open my eyes, O lójú Olúwa. so that I can see what I should see. Kí èmi ó ba lè rí ohun tó yẹ kí n rí. They say the eyes that look are many, Wọ́n ní àwọn ojú tó ń wòran ó pọ̀. but the eyes that see are very few. Mọ́ àwọn ojú tó ń ríran wọn ò níye. It is one thing to observe, ohun kan ni láti máa wo nǹkan. it is one thing to see. ohun mìíràn ni láti ríran. and it's another thing to discern. ohun mìíràn sì ni láti mòye. it is one thing to hear. ohun kan ni láti gbọ́. it's another thing to listen. ohun mìíràn ni láti fetí sí. it another thing to absorb what you are hearing. ohun mìíràn sì ni láti gbà ohun tí ènìyàn ń gbọ́. this morning. lówùrọ̀ yìí. there are seven powerful Holy Ghost directed prayers we have to pray on these treasures of darkness and hidden riches of secret places. Àdúrà méje tó lágbára ni ẹ̀mí mímọ́ fi fún wa tá a gbọ́dọ̀ gbà nípa àwọn ọ̀rọ̀ tó pamọ́ àti ìṣúra òkùnkùn wọ̀nyí. I want to assure you that if you pray those prayers with the aggression that is desired. Mo sì fi dá yín lójú pé bá a bá gba àwọn àdúrà náà pẹ̀lú irú ipá tó nílò. Beginning from today láti òní ìlọ láti òwúrọ̀ yìí gan. the Lord will begin to open opportunities. Olúwa bẹ̀rẹ̀ sí sílẹ̀kùn àǹfààní. show you things you do. yóò fi eléyìí. show you what you should withdraw from. ohun tó ṣe hàn and where you should go. àti ibi tó gbọ́dọ̀ lọ. rise up on your feet. ẹ jẹ́ ká dìde dúró ara. rise up on your feet. ká dìde dúró ara. possessing the treasures of darkness. Gbígba àwọn ìṣúra òkùnkùn. And possessing the hidden riches in secret places. Àti gbígba àwọn ọ̀rọ̀ tó farapamọ́ síbi ìkọ̀kọ̀. Rise up on your feet, beloved. Ẹ jẹ́ ká dìde dúró ara. All eyes closed. But you see, if you are here this morning. Bàbá bá And you are not born again. I'm not asking whether you go to church or you don't go to church. You don't have a personal encounter with Jesus. O tí ní ìbápàdé pẹ̀lú Jésù. You are not born again. O tí di Please do so very quickly. Yára ṣe bẹ́ẹ̀ kíákíá. So that you too can be a partaker of the blessing of today. Ìwọ náà bá lè jẹ́ alábàápín nínú ìbùkún tòní. So wherever you are. Ibi yòówù tó wà. While all eyes are closed. Nígbà tí gbogbo wa wa. He say, I want to surrender my life to Jesus. Just raise up your right hand. No what, ọ̀tún rẹ̀ okay. God bless you. Don't be shy. Má tijú o. Raise it up very well. No what. ọ̀tún Those of you raising up your right hand. He tẹ́ no what. ọ̀tún yín okay. Just leave your seat and come quickly to the front here. So that we can pray more with you. Just find your way to the altar. Those of you raising up your right hand. Ẹ̀yin tẹ́ ẹ̀nà ọwọ́ God bless you as you do so. Ọlọ́run Just find your way to the altar here. Jesus is waiting for you here. Everybody say this after me loud and clear. Every vulture of demotion sílẹ̀. Can you say this with only anger? Ẹ̀wí bẹ́ẹ̀ pẹ̀lú ìbínú mímọ́, gbogbo igún rẹ̀ sílẹ̀. Shout it with only anger. Kákígbe rẹ̀ pẹ̀lú ìbínú mímọ́. Die! In the name of Jesus. Lórúkọ Jésù. Deal with the vulture of devotion. Gbógun ti igún rẹ̀ sílẹ̀. In the name of Jesus. Lórúkọ Jésù. Deal with the vulture. Gbógun ti ìdún náà. In Jesus' name we pray. Lórúkọ Jésù la That's wonderful. Number two. Every vulture of poverty. Gbogbo igún ìṣẹ́. Dáa! In the name of Jesus. heart. Ìwọ igún ìṣẹ́. Die in the name of Jesus. Kí orúkọ Jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Hagar was in the desert. Hagar was in the desert. Agari ó wà nínú aṣálẹ̀. Dying of òǹgbẹ́ sì ń gbẹ́ ó fẹ́ kú. all of a sudden. lójijì. God open her eyes. ọlọ́run là á lójú. right there in the desert. nínú aṣálẹ̀ náà. and provided water. ọlọ́run sì pèsè omi fún un. we need for God. a nílò kí ọlọ́run. to open our eyes. láti là wá lójú. my father. Bàbá mi. Open my hand làmí lójú. to see my breakthroughs. láti rí àwọn àlàjá mi. in the name of Jesus. My father. Bàbá mi. Open my eyes, open my eyes. Làmí lójú, làmí lójú. To see my breakthroughs. Láti rí àwọn àlàjá mi. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Things are happening now. Oh, Every blindness. Gbogbo ìfọ́jú. To the treasures of my life. Sí àwọn ìṣúra ayé mi. Can you shout it louder than anyone around you? Àbúkà ti bẹ̀rẹ̀ lórí òkè. Gbogbo ìfọ́jú sí àwọn ìṣúra ayé mi. Shout it louder than that. Mo ti bẹ̀rẹ̀ ló ń ra gbogbo ìfọ́jú sí àwọn ìṣúra ayé mi. Clear the way by the blood of Jesus. Ká kúrò nípa ẹ̀jẹ̀ Jésù. Just open your mouth and declare. Lẹ́nu rẹ̀ pàṣẹ bẹ́ẹ̀. Every blindness of the treasures of my life. Clear away by the blood of Jesus. By the blood of Jesus. In Jesus' name we pray. My season of divine intervention. Ìgbà ìdásí látòde ọ̀run tèmi. Can you shout it louder? Ẹ jẹ́ ká kígbe rẹ̀ lóhùn rárá. Ìgbà ìdásí látòde ọ̀run tèmi. Appear! Sọ̀rọ̀! In the name of Jesus. Ní orúkọ Jésù. My season of divine intervention. Ìgbà ìdásí látòde ọ̀run fún mi. Appear! Farahàn. Appear! Faraun. Appear. Faraun. Appear. Faraun. Appear. Faraun. Appear. Faraun. Appear. Appear. Appear. Faraun. Faraun. Faraun appear. Pharaoh. Men. Appear in Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Two Okùn méjì. Two Okùn méjì. Oh God, Allah! Ọlọ́run dìde. And make way for me where there is no way. Kó o sì lànà fún mi níbi tí ọ̀nà ò sí. Can I hear the sisters shouting in loud and loud? Ọlọ́run dìde kí o sì lànà fún mi níbi tí ọ̀nà kò sí. Sisters, is that the loudest you can shout it? Brothers, shout it louder than the sisters. In the name of Jesus. Make way for me where there is no way. In the name of Jesus. In the name of Jesus. God. In Jesus' name we pray. Shout three Jericho style hallelujah. Thank you, Jesus. Let's bring out our prayer letters. Ẹ jẹ́ ká mú lẹ́tà àdúrà wa jáde. Hold this in our right hand. Ká sì mú dání lọ́wọ́ ọ̀tún. And let's remain standing. Ká wà lórí ìdúró. Brother Onolaja Ola, hold your prayer request in your right hand. ká mú lẹ́tà àdúrà wa dání lọ́wọ́ ọ̀tún. And lift it up. And let your amen be dynamic. Kí àmì wa kó rinlẹ̀. If you didn't come with a prayer letter, ẹni tí kò bá kọ lẹ́tà àdúrà dání. Just lay your hands on your chest. Kò gbé ọwọ́ lé àyà rẹ̀. And let your amen be super dynamic. Kí àmì náà kó lágbára. As many people as we say amen from the bottom of their spirit. Iye tó bá ṣe àmì láti ìsàlẹ̀ ẹ̀mí wọn will have abundant testimony on each prayer request. Father in the name of Jesus. Father in the name of Jesus. Father in the name of Jesus. We stretch our letters to you. Àná lẹ́tà wa sọ́dọ̀ yín. After the order of Ezekiah. Thou that answered the prayer of Ezekiah. Thou that divided the Red Sea and put to shame every boast of Goliath. Every prayer request we have written on this paper. And the one we have written on the tablet of our heart. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. Answer by fire. fire, answer by fire, answer by fire, answer by fire, answer by fire, answer by fire, answer by fire, answer by fire. In the name of Jesus. Your name is called Wonderful. By your name wonderful. Visit your people in the name of Jesus. Let every prayer letter that has been brought here today. Become points for testimony. Just speak a song of praises in your mouth. And wave the prayer letter to the Lord. Wave it to the Lord. One. to you. Jesus. Say thank you, Jesus. Shout it loud and clear. You can put the prayer letter away now. Within the next few minutes, the Lord has some strange work. Very strange works to do here. All I require from you is that you should lay your hands on your chest. And whether what is being said concerns you or not, stay shout aloud, amen because it may not concern you directly. it may concern somebody who will concern you later. lay your hands on your chest now. the first thing the Lord wants to do now. is to cause a disgrace. of those who have been conspired those to cause a disgrace for those who are conspiring against the children of God anywhere. mọ that's the first thing. that will happen now. our lord and our god. and the father of our lord Jesus Christ. every witchcraft conspiracy. Gbogbo ìdìtẹ̀pọ̀ àwọn àjẹ́. Every conspiracy of envious enemies. Gbogbo ìlùmọ̀pọ̀ àwọn ọ̀tá ní lára. Against any of your children here. Lòdì sí ọ̀kankan nínú àwọn ọmọ tó bẹ ní. We stand here on this Palmers Changeance Day. Àdúró ní ìlọ́jọ́ agbára gbọ́dọ̀ pàrọ̀ wọ́n. And we render it null and void. A sì sọ́ di òtún bá ń tẹ́. In the name of Jesus. Orúkọ Let the power behind that conspiracy. Jẹ́ kí agbára tó ń bẹ níbi In the name of Jesus. Thank you, Jesus. Now it is time to pray for those. Who are going through one marital stress or the other tí àwọn tó ń la ìyọnu kan tàbí òmíràn nínú ìgbéyàwó. if you are in this meeting and the enemy has captured your husband. tó bá wà nínú ìpàdé yìí tí ọ̀tá ti gbá ọkọ rẹ mú. As a strange woman troubling your marriage. Obìnrin àjèjì kan wà tó ń da ìgbéyàwó rẹ láàmú. The next prayer session is for you. Àdúrà tó kàn yìí tìrẹ ní í ṣe. If there is any problem in that marriage. Bí ìṣòro kankan bá wà nínú ìgbéyàwó rẹ. Whatever name the problem might be called. Orúkọ yòówù tán lè máa pè é. The next prayer is for you. Àdúrà tó kàn yìí tìrẹ ní í ṣe. Everybody remains standing. Gbogbo ọ wà ní dúró. Wonderful God will come before you now. It is written. Àti kọ́ Associate yourself all you people. And you shall be scattered. Speak the word. You shall not stand. Take counsel together. Ẹ It shall come to nothing. Every satanic. agenda against any marriage here. Gbogbo ètò Sátánì lòdì sí ìgbéyàwó ẹnìkankan níyìn. Scatter in the name of Jesus. Sátánì orúkọ Jésù. Scatter in the name of Jesus. Sátánì orúkọ Jésù. Scatter in the name of Jesus. Sátánì orúkọ Jésù. Masekaya Boshente. Scatter in the name of Jesus. Thank you, Jesus. O ṣeun Jésù. It is done. It is done. Thank you, Jesus. Thank you, Jesus. And Lord, I'm specially praying here. For all those. Who were doing very well before. Business wise career wise. but all of a sudden. Everything appeared to have nosedived. Let the dry bones. Receive life now. In the name of Jesus. Whatever possession the enemy has stolen from you. yòówù tí ọ̀tá ti jí lọ́wọ́ yín. Repossess your possession. Repossess your possession. Repossess your possession. Repossess your possession. Repossess your possession. Repossess your possession. Repossess your possession. In the name of Jesus. It is done. Ó ti ṣẹlẹ̀. Thank you, Jesus. Lord, I'm specially praying. Olúwa mò ń gbàdúrà. For people who are in this meeting today. Fún àwọn tó ń bẹ nínú ìpàdé yìí lónìí. And the enemy has completely caged their joy. Tí ọ̀tá sì ti há ayọ̀ wọn mọ́. Right there where you are. Ibi tẹ́ wà ni. Repossess your joy. Ẹ gba ayọ̀ yín padà. Repossess your joy. Ẹ gba ayọ̀ yín padà. In the name of Jesus. Orúkọ Jésù. Lord, I'm praying for those who are here today. And the enemy is already hanging a death sentence over you. Tí ọ̀tá sì ti so ìdájọ́ ikú rọ̀ I render it null and void. In the name of Jesus. Your God shall arise. And your enemies shall scatter. Your God shall arise. And your enemies shall scatter. In the name of Jesus. I'm praying for those Lord here. Mò ń gbàdúrà fún àwọn tó wà ní. Who are seeking for promotions. Tí wọ́n ń fẹ́ ìgbéga. And they are seeking for one good thing or the other. Tí wọ́n ń fẹ́ ohun rere kan tàbí òmíràn. Possess your procession now. Ẹ̀ka ohun mi ní báyìí. In the name of Jesus. Let there be silence. Now. Let's wait for a manifestation of what we have asked the Lord to do. The fire of deliverance is entering into the blood of four persons. As the fire is entering the blood. Every agent of HIV and AIDS. Is drying up completely. In the name of Jesus. That's right. And anyone here today. And there is a particular organ in your body that is not working properly. Bí ẹ̀yà kan ń bẹ ní àgọ́ ara Or that is not working at all. Receive your healing in the name of Jesus. Receive your healing in the name of Jesus. Silence now. They're now reducing the ages of some people. So that the miracle power of God can take root in their lives. That's right. Bẹ́ẹ̀ni. You the power from the waters. Release that brother. Release him. Release him. Release him. Release him completely. In the name of Jesus. Now stretch your two hands forward, beloved. And now begin to bless yourself with all kinds of blessings. Begin to bless yourself with all kinds of blessings. Ribo sekatenda kaya bushantera busa. Bless yourself with all kinds of blessings. All kinds of blessings. Declare that it shall be well with you. No weapon formed against your destiny shall prosper. The Lord shall be your rock and your shield. Ìwà It shall be your everlasting reward. Thank you Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù, a Lord, we thank you. Because it is written that your people shall to the hills raise up their head. From there comes their help. Their help comes from the Lord who made heaven and earth. He will not suffer their foot to be moved. For he that keepeth will not slumber. That keepeth Israel shall neither slumber nor sleep. The Lord shall keep your going and your coming out. The Lord shall keep you in all your ways. No evil shall be before you. Búburú kan kì yóò ṣubú lọ. Neither shall any plague come near your camp. Bẹ́ẹ̀ni àjàkálẹ̀ àrùn kì yóò súnmọ́ àgọ́ rẹ̀. Lord shall overshadow your life with his power. Olúwa yóò fi agbára rẹ̀ ṣí ìgbà ayé And he shall put you in an envelope of fire. Yóò sì ra dọ̀gbù ọ́ nínú rẹ̀. He shall build a wall of fire around you. Yóò mọ odi iná yí ọká. And your life shall be a testimony. Ayé rẹ̀ yóò sì jẹ́ ìjẹ́. To the glory of the name of the Lord. Yóò orúkọ Olúwa. Thank you, Heavenly Father. Glory be to your holy name. There someone here. Every member of your family they've been laughing at you. Mocking and trying to ridicule you. Wọ́n I have a word to you from the Lord. Mo All these same people. They are coming back to worship your God. Wọ́n ń bọ̀ láti wá sin thank you, Jesus. Because your God shall arise in an unimaginable way. And surprise all your enemies. So stop crying.